الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك فون الله سبحانه وتعالى أترى لكم كاتب فون النبوة محمد صلى الله عليه وآله وسلم إني نيجو دورة أو مسلمين أيما يا من نوع الإسلام kí ni kàtà ń pè ní al'id gẹ́gbẹ̀ wá sí sọ pé iní ni eid eidul adha eidul fitri àti tí lọ níbi oṣù méjì àti bí ọjọ́ mọ́kànlá sí mẹ́wàá sẹ́yìn bá ilé wa ni eidul adha léyìí ta mọ́ ń pè ní ọdún léyá àbí ọdún ńlá kí wá ní kàtà ń pè ní eid ẹ̀yẹ̀ nínú ẹ̀sìn islam wọ́n ní wọ́n ń pè ni wípé ìmọ̀ ń padà wá ó mọ́ ń jẹ́ nǹkan ta mọ́ ń ṣe lóòrèkóòrè ní àwọn ní ní inú ọdún ìtumọ̀ ní pé ní wàsìkò yìí lọ́dún tó kọjá òun náà láṣe ní ọdún bí méjì sẹ́yìn sí bí mẹ́ta sẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá tún di ọdún tí ń bọ̀ wá tọ́lọ̀ bá láṣe wà láyé dìgbà yẹn o ni wọ́n fi ń pè inda al-Muslimin Eidan Eid lọ́dọ̀ àwa Mùsùlùmí o ọdún lọ́dọ̀ Mùsùlùmí wàláhì méjì náà ni kò lẹ́yìn ọdún èyí tí ma ń jẹ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ léyìta mẹ́ sí ọdún ọjọ́ jímọ̀ léyìta tó wà nínú rẹ̀ ní ọjọ́ ìní àmọ́ ọdún generally speaking ní kọ́ lọ́dọ̀ àwa mùsùlùmí o ọdún méjì náà ni idul fitri àti idul adha ọdún kékeré àti ọdún ńlá ọdún túnú àwẹ̀ àti ọdún léyá kí ni ìdíbò láṣe mọ̀ òní pípà muhammad sallallahu alaihi wasallam àwọn là ń tẹ̀lé gbogbo nǹkan tàbá ń ṣe láyé anábi ta wá ń tẹ̀lé sallallahu alaihi wasallam nígbà tí wọ́n dé madina tí wọ́n ṣe hijira tí wọ́n dé madina wọ́n bá àwọn ará madina tí wọ́n ń ṣe àwọn wọ́n ń ṣe àwọn ọdún kọ̀ọ̀kan wọ́n ṣe àwọn ọdún anábi wọ́n bèèrè ah ẹ̀sẹ̀ ráwọ̀ joy ní kí kánàbí tó dé madina a kà máa ń ṣe rí ànábì ni ẹ sọ fún ẹ pé ọlọ́run ọba ti fi ọdún méjì pààrọ̀ fún yín ànábì bá wọn tí wọ́n sọdún kan ànábì káńsù rẹ̀ ṣe ẹ̀mọ̀dí ìdí ni wípé ṣe ọdún tẹ́ ń wò yẹn o min ṣàáìrì díìn ọdún tẹ́ ń wò yẹn o nínú àwọn ṣàáìrò ẹ̀sìn ni nínú àwọn nínú àwọn tafi nínú àwọn tó jẹ́ àwọn bí sáìnì ẹ̀sìn ló jẹ́ kí gbogbo ẹ̀sìn lọ́lọ́dún ti ẹ̀ ló jẹ́ kí mistake ní tẹbárẹni tó bá fẹ́ yọ ẹ̀sìn kò níbi ọdún ọdún ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ rárá ẹni ẹ̀ ṣe mistake ni tí bá ní pé Ọ̀ṣun Òṣogbo ọkàn rí ò ní lọ sọ́dọ̀ àwọn Christian àbọ́dọ̀ àwọn Jew àbọ́dọ̀ àwọn Mùsùlùmí ibi tọ́kàn rí ó lọ ní pé àwọn ará Ọ̀ṣun nìyẹn tí ma ní ọdún ẹ̀yọ̀ èkó lọ́kàn rí ó lọ tí ma ní ọdún lásù àwọn eléyìí ni tí ma dí ọdún kìíní àwọn eléyìí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ti bá ní pé kérésìmesì ah, àwọn kírísítẹ́nì ni ẹ ah, ti bá ní easter àwọn kírísítẹ́nì ni ẹ so ti bá ní pé ọdún oléyá àtọdún túnú àwẹ̀ ah, àwọn mùsùlùmí ni ẹ ló jẹ́ pé ọdún ọdún ọdún in tó ṣe pé ó sopọ̀ mẹ́sìn ni ó ń lọ pẹ̀lú ẹ̀sìn ni òun ló jẹ́ pé ànẹ́bí wa ń sọ fún fi ọdún méjì ó ti fi pààrọ̀ fún wa òun náà ni so ló jẹ́ pé ọdún méjì ta nínà nìyẹn ló jẹ́ pé nínú ẹ̀sìn Islam kò tún sí ọdún míì mọ́ o yàtọ̀ sí ọdún títí ọ̀sọ̀ọ̀sẹ̀ ta léyìn mọ́ ń padà wá òun náà níjọ́ Jímọ̀ àmọ́ ká sọ ní ti gbogbogbò ọdún méjì tó wà náà nìyẹn ẹ̀wà Islam ẹ̀wà rí ọdún hijira ipẹ́ à ni ọjọ́ hijira kò sí kàtọ́ ń pẹ́ nínú Islam àbí ọdún mọ́júmọ́ àràfá lẹ́yìn táwọn yẹn tó ń ṣe ní ìsinmi ọdún mọ́júmọ́ night kò sí tí wọ́n ń pè bẹ́ẹ̀ àbí ọdún al-Isra wal-Mi'raj ìjọ tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí wọ́n mú annabi sallallahu alaihi wasallam tí wọ́n mú wọn rìnrìn àjò kò sí kà tí wọ́n ń pè ní àwọn Islam pọ́ìntì tó tó kù lẹ́yìn ìbẹ̀yẹn òun náà ni wípé ọdún láwọn ń ṣe ok tí ó bá wá sí àwọn Islam tó ń ti pàwọn mùsùlùmí báwo wá ló sí wá fẹ́ sọ àwọn ọdún tí kò kẹ̀ tí kò tẹ̀ kì í ṣe ọdún Islam rárá táwọn mùsùlùmí ò tẹ̀ lọ́wọ́ tí wọ́n mọ́ mẹsẹ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọdún kérésìmesì ní tọ́nkẹ̀ ní Christmas àbí ọdún New Year àbí ọdún Easter àbí ọdún gbá àbí ọdún àwú àbí nínú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọdún táwọn èèyàn ń ṣe léyìí tí wọ́n dẹ̀ ti fi tán àwọn mùsùlùmí tẹ́jẹ́ kó mọ̀ yé wa wípé ẹ̀ èyí tó bá ṣe irọ́ ni tó bá rẹni tí bá ń sọ fún ọ wípé gbogbo ọdún tó bá dé bá wa láyé ọdún wa ni rárá kìkín ṣe bẹ́ẹ̀ so orílẹ̀ ni ọdún tàà wà yìí kálíbà gbọ́yé kálíbà mọ̀ wípé because ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí a kàn muslim by name a fẹ́ muslim in reality mistake dẹ̀ ní kí ní ẹ̀ bá sí ń bọ̀ wá ní ìgbàtàmbà láti eid àpàdé ni ẹ gbà tí wọ́n kí ọmọ ọ̀sọ̀fà àtàwọn mọ́tò pé

wọn kìí ṣe jíwò dẹ̀ kìí ṣe christian musulmi tó dó lórí ẹ̀sìn ni wọn ọlọ́run wá ń sọ fún wọn pé ọmọ rẹ̀ ismail aleyhisselam lọ dú bàbá wá sọ fún ọmọ rẹ̀ ipé ọmọ mi wàláhì ìkàbà lọ́lọ́ ní ṣe à ó ní tọ́lọ́ bá because kẹ́rìbí àti wọ́n fọ́mọ̀ yẹ dàgbà irúgbọ́n ṣe tọ́ dàgbà náà ni wípé ọlọ́run là ń tẹ̀lé ìtọ́lọ̀ bá ti ní ẹ̀ṣẹ̀ náà ni ọmọ ní ni bàbá khalas ìgbà tí ànábì Ibrahim aleyhisalam tí wọ́n fẹ́ dú ọmọ yìí ọlọ́wà ní o ti pàṣẹ e, ìdánwò ta ṣe fún ọ àgbò níyẹn àgbò yìí fi rọ́pò rẹ̀ wọ́n wá dú àgbò yìí ní instead fi ọkàn fi Ismail kódà púpọ̀ ní àwọn ṣe hajji tá ń ṣe ó níṣe pẹ̀lú Hajar àti Ismail now àwọn Christian lè ní báyìí ǹjẹ́ wọ́n gbà pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ni ṣé wọ́n gbà bẹ́ẹ̀ wọn gbà bẹ́ẹ̀ so automatically ìntánẹ́bí bá múwà yẹ wọn ò lè believe ẹ̀ láyé ó dẹ̀ wà nínú àwọn christian tó pé lè ní wallahi tó bá gbójọ lọ fún wọn wọ́n sọ fún pé àwò gbá gbàtẹ́nìkà wáfẹ́ mọ́ sọ fún mi pé kíníkà mọ́ ní ó mọ́ tí ń ṣẹnu ó mọ́ tí ń ṣẹnu ó gbọ́ ẹ̀sìn rẹ̀ yẹnu ó gbà pẹ́sìn àwọn lakum dinukum waliyadin gbà tó jẹ́ kí kírísítẹ́nì lòun yẹn ọdún tẹ̀dẹ̀ ń ṣe yìí ń tẹ́ ń ṣe gẹ̀mí ò gbá wọlé so fún ọmọ sí fẹ́ bá yí ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wà láwà mùsùlùmí kí wá ló dé tó bá ti wá di táìmù àwọn ọdún àwọn kèfèrí a wà ṣe wá sí ṣe wá sí ṣe wá sí mùsùlùmí má bá wọn ṣọdún mùsùlùmí má bá wọn ṣọdún kí ló dé because àwọn gbàgbà ọdún tiwa nìyẹn o kí wá nìdí ọdún táwa ń ṣe yìí o ọdún táwa ń ṣe yìí èní ni wọ́n dú ọlọ́wọ̀ bá tiwa wọ́n kàn bá gbélébù báyìí ní títún ké lórí àgbélébù mùsùlùmí ọgbà bẹ́ẹ̀ mùsùlùmí ọgbà kí wọ́n kàn Ànábì Ìsá alayhi salam má gbélébù bóòlù ní yóò ṣe wá Islam ẹ jẹ́ ká ká ẹ̀sìn wa kún wàlláhì ẹ jẹ́ ká ká ẹ̀sìn wa kún ẹ jẹ́ ká gbé ẹ̀sìn wa lórí kèkí ń ṣe èébú kẹ́ni pé gbẹ́sìn lórí èébú ni kẹ́ni mo láìkí ẹni ẹkùn gbẹ́sìn lórí wàlláhì èébú ni wọ́n fẹ́ máa pẹ̀ọ́ kẹfẹ̀ rí díẹ̀díẹ̀ nìyẹn bọ̀kẹ́ni à ah, ó gbẹ́sìn lórí bẹ́ẹ̀ ni mùsùlùmí ma ń dúró lórí pé ìyàwó ah, mùsùlùmí ni ẹ̀mọ̀ wo èmi ò rámi pé ìtumẹ̀ ní pé tó bá ti wáyé ní tí èsẹ mùsùlùmí ní níbẹ̀ tó bá ti wáyé ní tí èsẹ mùsùlùmí gé lórí irọ́ ni à ń gbé pẹ̀lú àwọn tí wọ́n kí ń ṣe mùsùlùmí àwọn tí wọn kìí ṣe mùsùlùmí sọ̀rọ̀ àndìwà wọn yíwa ká wọn ò bá rú bàbá yẹn lọ́dọ̀ wà rí láyé gbogbo bá ṣe wà ní bá ṣe ń pẹran àwọn èèyàn kọjá kírísẹ̀ ní wọ́n ah, wa dáadáa àánú ìtúnjọ kí wọn àmọ́ ní kálùkù àjọ mọ̀ pé ah, èmi ẹ̀mbá yí sọdún yí ẹ̀yìn náà fi mílẹ̀ tó bá wùí tàbá ń pẹ̀rẹ̀ bá mi sọdún mi ẹ̀fílẹ̀ èmi náà sì ní bá wọn jà because èmi náà ní bá wọn ṣe ti wọn náà lakum dinukum waliya din bó ṣe rí nìyẹn kò ìfẹ́ kan bínú ni kò need wọ́n ṣe mọ́ musulmi ni mí náà ṣe fi ti mọ́ wà mọ́ṣálásí ṣe ìrìnfẹ́ kan bínú kamar rí ni mí náà in tí ẹ̀sìn state wọ́n ni máa ṣe in state olè yínà ń ṣe yẹn ṣe tẹ́kùn musulmi wallahi ẹ jẹ́ ká ka ọdún wa kún ló jẹ́ pé nínú nǹkan tó ẹka inú tó ẹka tó aka ọdún yìí kún ẹ̀yẹ̀ mọ̀yá mi nínú ẹ̀sìn òun ni pé ọdún yìí kọ́ o àfi ká kó jẹ́ pé bí owó ọdún èní ẹ́rà mùsùlùmí mi wọ́lá èlòmí kódà kò ní wẹ̀ fọ́mọ́ débi pé yóò mú ọmọ lọ ìjì lé ní ọdọọdún ẹ́rẹ̀ èlòmí èlòmí fẹ́ máa ṣe iṣẹ́ ìdáàrù wípé ẹ kò sówó ní àbí fákùnrin ní irọ́ ni aṣọ tó ti nílé tẹ́lẹ̀ yẹn bó bá lọ́wọ́ aṣọ mi aṣọ yẹn fi ẹ̀gẹ́ sí fi aró sí kó lọ tàdẹ̀ fi ń kó bá wọn ọmọ wa lẹ́ni ló fi jẹ́ pé ẹlòmí gan islam gan padà jọ lójúmọ́ o ní pé níwọ̀ àwọn ọjọ́ ìgbà tó jẹ́ àwọn ọdún musulmi gan so tẹ́mù ta wà yí ń farhi wa sururu ìjọ tó ṣe pé a dùnú ìjọ tó ṣe pé a tùraká ni àwọn ọjọ́ ọdún kì í sàwọn ọjọ́ tí ẹ ma ń lejú àwọn pẹ̀lú ẹ̀yìn tí ẹ níjà pẹ̀lú ni èmì àti láwájọ́ náà pàfẹ́ gbọ́ra wáyé these days àwọn ọjọ́ ọdún àwọn ìgbà tí yẹn tún máa ń parí ìjà ní àwọn ọjọ́ ọdún ọjọ́ tá lọ bẹ́ra wá wo ní àbúhárí ìrìn àbẹ́ ọjọ́ ọdún ni ọdún ni à ń gbọ́dún kí ni àwọn ọjọ́ ọdún ọjọ́ tó kọ́ ọmọ rẹ káàkiri àwọn orí ẹbí ni wàláhì wọn náà àwọn ọjọ́ ọdún yìí ọjọ́ ọdún léyá sí ní ọjọ́ mẹ́rin ni èní àti àwọn àyàmù tashriq bá ṣe mọ́n pè wọ́n nìyẹn ni 10th of Dhul Hijjah so 11th 12th and 13th náà ìtumọ̀ ní pé ọdún continue láti èní Friday Saturday Sunday to fi dé Monday ìjọ Monday láfta Maghrib ni ọdún parí so gbogbo àwọn ọjọ́ yìí ń kọ́ ọjọ́ dùnú ọjọ́ gbogbo tó bá sì tọ́ tó bá jẹ́ mubah tí ò ní bá mùrúwà jẹ́ òun lè rí fi sọdún ah ok ah ẹjá sẹ́rí lọ ẹjá sẹ́rí bẹ́ẹ̀ ni Ah, ẹjẹ́ mo fẹ́ kọ́ àwọn fámílì mi lọ báyìí bẹ́ẹ̀ ni ọdá ah, ẹni kí lọ kọ́ wọn kàn báyìí bẹ́ẹ̀ ni abẹ́ ah, ṣe kíní fáwọn ọmọ báyìí bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan tí èyàn lè fi ṣe ọdún léyìí tí kò tí takò ẹ̀sìn ọlọ́ọ̀ba ẹ jẹ́ ká wá bẹ̀rù ọlọ́run ọba àwa mùsùlùmí ọdún là ń ṣe ó yẹ ká mọ dúpẹ́ fọ́lọ́run ni mélòó mélòó àwọn tàjọ sí ọdún kékeré táwọn òsì láyé mọ́ ní ọdún ńlá lè ní ẹ jẹ́ ká mọ̀ pé ọjọ́ ọdún kìkí ń ṣe tó ẹka tó wá mọ̀ dẹ́ẹ̀sẹ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run Ọba ká má dẹ́ṣẹ̀ ara síwájú Ọba subhanahu wa kèkí ń orin ló ká fi sọdún o eh orin àrámù ní nínú ẹ̀sìn Islam o gbọ́nà na gbọ́n tán sọ bí àwọn orin yẹn gan àwọn orin yẹn gan kọ́kọ́ gbọ́n tán sọ bẹ́ẹ̀ bí ká yahoo yahoo ọ̀rọ̀ tí dá ìmìlẹ̀ ló ti òun àwọn ọmọ mùsùlùmí pẹ̀lú jàlàbíà àti jáàbù ẹ̀wà ń jó sórí àwọn kèfèrí ẹ̀ ń jó sórí àwọn pòókí ẹ̀dá àtàwọn aláburú èèyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn ẹ̀tẹ́ tó ń ní islamic music náà àwọn ilé ìtẹ̀ tó burú jáì kí nìdí ìdí nípa because tó bá sọ pé islamic music ni in tó ń sọ ní pé ọlọ́wọ́ bá islamic alcohol náà ni ẹjíká lọ mọ̀ nínú ẹ̀sìn islam òkòtọ́ kò wá dìgbà tí tó plé orin kò dìgbà tí èyàn bá tó ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala kí èyàn tó gbádùn ayé ara yẹn kódà ibi tí ara ti mọ́ níyànjú gan ibi tí ṣe ìtọ́nù bá wà ní ṣe o mọ̀ pé tó bá ti ń plé orí gbàgbàgbà tí ń lòdì ẹnkọ́ o àwọn bẹ́ẹ̀lì àwọn àṣìtáni ọmọ sọ̀kalẹ̀ sáà bẹ̀yẹ àwọn àṣìtáni èyàn àwọn àṣìtáni ma bẹ́ẹ̀ kama gba manduma haya kama gba manduma sulamul wusul ka mo mo kó jẹ́ ọdụ lọ́jọ́ ọdún gan àwọn tá tún máa awọn gan àwọn tí ó tún le lé wọn kún ti ń gbọ́gbọ̀ tàwíìdì bá yín kọ́wó yóò máa sa so a insha Allah a jẹ́ kínú àwọn ọmọ wa dùn débi pa ọmọ wa wọn di wallahi bí ẹkú sí jẹ́ ní ẹ ọdún tí wà náà ń bọ̀ wá ẹ máa ṣe ìbọ́dún yìí ni ẹ máa náà bọ̀ ní tàbí ọdún tàwà musulmi bàtà mọ́kà kìí dìde báyìí wọ́n kà ni wípé nínú tàbídọ̀ mọ̀ láwọn ọjọ́ ìní wípé yẹjúùzù azabuhu fi hadi al-ayyam al-arba ó tọ́ kápa yìí ìtumọ̀ rẹ̀ ní pé èyàn tí ò bá rí bí pa ẹran lẹ́ni ó tọ́ kó pa ẹran ní ọ̀la ó sì lè pa ní ọ̀túnla àbí kó pa ní ọjọ́ kẹrin sí ìsìnlẹ̀ tí ń ṣe ọjọ́ kẹyìn báyìí nínú ọdún nínú rẹ̀ tó wà ní pé ẹ̀rọ yam nínú ẹ̀sìn Islam lẹ́ni ta wà yìí ìdì méjì ọdún méjì òun ló ti papọ̀ òun náà ni ọdún ilé tí ma ń subhanahu wa ta'ala

kó jẹ́ kó jẹ́ lórí ìsìn lọ́wọ́ ọba ìmọ́lọ̀ ọba lọ́kan ṣoṣo níbi ìjọsìn kó dẹ̀ jẹ́ kó jẹ́ lórí ìnígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kó jẹ́ lórí ìdùnnú àti kó jẹ́ lórí اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك المسلمين وانصر عبادك المجاهدين اللهم عليك باليهود, باليهود الغاصبين اللهم عليك باليهود الغاصبين اللهم عليك بالنصارى الغاصبين اللهم عليك بالنصارى الغاصبين اللهم كن لأهلنا في غزة اللهم أعن أهلنا المستضعفين في غزة فإنهم, فإنهم مظلومون يا رب العالمين اللهم أعنهم على من ظلمهم واجعل تدبيرهم تدميرهم يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك